الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته So, uh, the last time, a bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn al-huquq az-zawjiyya, àwọn marriage rights. Wọ́n ti wá mention àwọn ráìtì ìyàwó lórí ọkọ ta ni pé ó pín sọ́nà méjì àbí so alhukuk almaliya àti kéde alhukuk almanawiya so inú hukuk almaliya òun náà ni almahru àbí so nínú ẹ̀ náà ni annafakọ kẹ́ẹ̀mọ ná owó fún ìyàwó nínú ẹ̀ náà ni alkiswa kó fún láṣọwọ̀ nínú ẹ̀ náà ni asukna ilé tí ó mọ̀ gbé ó yẹ kó provide náà nínú àwọn alhukuk tó wà lórí ọkọ fún ìyàwó òun náà ni kó adlu láàrin ìyàwó tó pọ̀ àbí naam nínú ẹ̀ òun náà ni kí ni kó ṣe yàní al-mu'asharatu al-hasana kó bá gbé honorably in a good way pẹ̀lú ma'aruf nǹkan tó wà nù ní ibi tó bá wà àti níbi ṣẹ̀ríà náà àti àkọ́mìta sọ níbi hukuk àwọn ìyàwó fún ọkọ then lẹ́yìn àwa lọ sí hukuk àwọn ráìtì ọkọ lórí ìyàwó yìí dáa ni pé àǹkan tó bá ti jẹ́ bí àṣírí tó wà lọ́wọ́ ìyàwó ti ọkọ kó jẹ́ kí ni kò yẹ kó fọn síta àwọn síkírìtì lé kò yẹ kó mọ gbé lọ síta ó ti bá wọn wọn ni pé lè ahadin nobody at all ó ti yàbí so àfitá pé masalaha wà ń bẹ wọ́n ti wá ti sí masalaha kankan bẹ́ẹ̀ so kẹ́ ẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ masalaha wà ń bẹ number one kò dẹ̀ sí any other means ẹ̀ lè ṣe kinní yẹn àfi tẹ̀ bá lo ọ̀nà yẹn ó ti yàbí wọ́n tí ó bá ti sí àwọn kinní ìtúkẹ́ ẹ̀ má ṣe so haram ni kódà gẹ̀yẹn lè kó sí kẹ̀bí rọ̀tún ní kaba ìrù dùnú bábí bí kò àdàmọ́ di gíba báyẹn and gíba tu àti namima so kẹ̀bí rọ̀tún ní kaba ìrù dùnú bábí lẹ́yìn náà àwọn nǹkan tá pé ó jẹ́ right fún ọkọ lórí ìyàwó òun náà ni yóò mọ dá ọkọ lóhùn tó bá ti pè wá sí orí bẹ́ẹ̀dì pé ó ti yá báyìí kò sí any disobedience níbi irú masala yẹn so àfitọ́ àyíké bóyá ìkẹ̀kẹ̀ ló fà á bí bóyá ó ṣe hide lọ́wọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ ó máa ń ń ṣe hide lọ́wọ́ gan so other ways wà ó ti yé àbí so àbí tó àyíké wà sick ó lè ṣàlàyé pé àwọn ah, wà sick ní ẹmọ́ bínú ẹjọ́ ó ti yé but pé ó kàn ní òṣè náà ni ó ti yé báwọn so kò wá ókè so láì pé bí táyé náà ni àbí so nísìnyí báyìí number four àbí làbẹ́ka báyà bí so number four nínú àwọn right ọkọ̀ lórí ìyàwó wọ́n ní pé almuhafadọ́tú alabẹ̀ìtìhì so wọ́n ní pé yóò mọ mójútó ilé ọkọ yóò mọ mójútó ó ti rí báwọn yóò mọ mójútó bí ká mọ gbálẹ̀ bí ká mọ beautify ilé ó ti rí bá àti àǹkan mi tó pé ó ní ṣe pẹ̀lú ká mọ túnléṣe so ó wà lára right ọkọ lórí ìyàwó ó ti yé báwọn so tí ò bá ṣe ọkọ wa pèpè wá ṣe kò yẹ kó bínú láti sọ pé nínú àwọn nǹkan tó yẹ ṣe tá a bá ti mọ̀ pé nǹkan yìí ó jẹ́ ráìtì ó jẹ́ ráìtì ó náà ní pé èyàn gbúdọ̀ bínú tẹ́ ẹ bá ti ṣe àbí aṣọ so tó bá ti pé ah, pé ó pé ibà yìí ó dọ̀tí eh, ó mú kò yẹ kó bínú àbí ni náà wa màálìhì bákan náà yóò mọ ṣe àlùmùháfàzọ yóò mọ mójútó dúkìá ọkọ náà àwọn tó jẹ́ bí property ọkọ so kó jẹ́ kí ni kó try to preserve rẹ̀ kó mójútó ó ti yà bí bí mọ́tò rẹ̀ àǹkan mi àti bí bẹ́ẹ̀dì rẹ̀ àǹkan tó ń pé ọkọ lónìí àwọn kìíní ó yẹ kó preserve àwọn kìíní wọ́n wá ní pé wà àwòládìhì bákan náà yóò mọ mójútó àwọn ọmọ ọkọ náà ọmọ tó bá ti bí ó ti yé bá ó yẹ kó ṣe kí ni yẹ kó mójútó wọn ó ti yé bí kó fún ọnú jẹjẹ tó bá sunkún kó gbé wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn kìíní ìyàwó ló yẹ kó mọ̀ ṣe àwọn kìíní so yẹ àbí tó ayé pé ọkọ wa padà ràn lọ́wọ́ ó yẹ kó dúpẹ́ wọ́n gẹ́gẹ́ bóyá ó wá jẹ́ ráìtì pé àbú ẹ̀rí pé kìíní kí ó yẹ kẹ́ ṣe náà ara kò yẹ kó débẹ̀ àbú ẹ̀rí pé ọmọ sunkún ni ara kò yẹ kó débẹ̀ àbú ẹ àbú wá sọ fún ìyàwó pé a ìbà yóò dọ̀tí ẹ wá bá gba wọn ni pé ah, ẹ̀yìn náà lè gbà ṣé kìí ṣẹlẹ̀ ni o mọ́ ń ṣẹlẹ̀ pé ẹ̀yìn náà lè gbà ṣe tẹ̀rẹ̀ ṣe dẹni kọ́ àìpé ni màá gba kìíní ni ìgbà tẹ́yìn náà rí ẹ̀yìn náà lè gbà o ti bá wọn yóò di wàhálà wàhálà yóò di wàhálà inú kan bá ó lè di tọ́lá kankan torí pé masala kékeré orí ìdí sí nǹkan tó tóbi o ti bá wọn so kìíní ìyàwó òun ló yẹ kó ṣe tó bá rí pé ọkọ wá padà ṣe fún un out of pé mo kàn fẹ́ mójútó àwọn nǹkan tó wà nílé kò ì gégé bá wá jẹ́ pé bóyá ó ti wá di pé òun yóò mọ̀ ṣe bóyá ń mú òsínlé lọ́jọ́ kan àbúkà òkè àbọ̀ ah, wà nílé ẹjẹ́ ìbá àfọ́ ó ti bá ń wá ọjọ́ aláwọ̀kọ́ ọjọ́ lẹ́ẹ̀kejì náà ó kọ̀dà wá fọ náà gbàmínà tó wá fọ so naturally àwọn obìnrin wọn mọ̀ pé tó bá dọ̀la yóò tún fọ̀ àbí tó bá dé wá ní pé ah, àbú ẹ̀tí fọ́bọ́ ni ṣé mi lè kí fọ́bọ́ yìí ní first place ni yóò wá di ìbínú ṣé mo kàn ń help ẹnì kéko bóyá ìbílẹ̀ kí n mọ̀ fọ́ so èmi kàn mú masala bọ́ wá example kí ni ẹ̀ mọ́ ń pọ̀ báyẹn pé pé kíní ìyàwó lóye kó ṣe kíní ọkàn wa rọ̀ lọ́wọ́ ti ṣe yóò wá sọ ni pé ọkọ lóye mọ̀ ṣe kò wá òkè báyẹn pé kí ẹ̀ dúpẹ́ ni just as how ti eh, spending ó wà lórí ọkọ̀ for some reason ìyàwó wa náwó ó yẹ kó náà kó ti pẹ́ lọ́wọ́ ìyàwó pé ọ ah, ṣe pé ọ ṣe the same way náà tọkọ bá ṣe nǹkan kan tó yẹ pé kò yẹ kó ṣe ó yẹ kó dúpẹ́ ni kò yẹ kó sọ ọ́ di pé ìwọ ọlọ́mọ ṣe àbí tọ́ ọ bá ṣe ọdẹ̀ burúkú báyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ti yá àbí náà ọ wá ní pé wà húsùlù tarbiyyatihim bákan náà nínú àwọn ráìtì ọkọ lórí ìyàwó ó lẹ́ni pé yóò mọ̀ ṣe húsùlù yóò mọ̀ jẹ́ kí tẹ́rìbíyà àwọn ọmọ kó ṣe dáadáa kó cultivation dáadáa pé á ah, báyìí lẹ́mọ̀ ṣe nǹkan kan báyìí lẹ́mọ̀ ṣe nǹkan kó ṣe tẹ́rìbíyà wọn so eléyìí tọ́ka sí pé ìyàwó náà fúnra ó yẹ kó ní tẹ́rìbíyà bí fákìlù ṣe láyò tí ìyẹn tí ò bá ní kankan lára kò lè fún ẹlòmíì ìwọ fẹ́ ṣe tẹ́rìbíyà ọmọ ní tẹ́rìbíyà tó wà òkè so yẹ kí wọn kọ́ ti ní tẹ́rìbíyà tó wà òkè ó ti yà bí so meaning that yóò mọ jẹ́ ọ̀rọ̀ ẹ̀yàn yóò mọ jẹ́ wájibù fún ìyàwó kó mọ bá ṣe ń ṣe tẹ́rìbíà ọmọ because ọ̀ràn yẹn ni pé kó ṣe kí ni kó ṣe tẹ́rìbíà ọmọ àbí ọ̀ràn yẹn ni yóò mọ á jẹ́ wájibù kó ṣe kí kó mọ bá ṣe ń ṣe tẹ́rìbíà ọmọ torí pé máa láyà tí mu alwájibù ilà bíhí fàhùwà wájibù nǹkan tó ṣe pé a lè ṣe wájibù àyàfi tá a bá ti ṣe òun náà yóò mọ jẹ́ kí yóò mọ jẹ́ wájibù náà so nígbà tó ṣe pé ká ṣe tẹ́rìbíà ọmọ wájìbù ni yóò máa jẹ́ wájìbù fún ìyàwó kó ṣe kí ni kó mọ́ ṣe ṣe tẹ́rìbíà ọmọ ó ti yá àbí náà lèkọ́ọ̀lì sallallahu alayhi wa sallam tó di gbólóhùn wa nabi sallallahu alayhi wa sallam tó ní pé kullukum ra'in gbogbo yín ra'in lẹ́jẹ́ kí mi ra'in èèyàn tó pé ó ń ṣàn kankan ó ti yá àbí èèyàn tó ń ṣàn kankan kullukum ra'in gbogbo yín ẹ ṣàn kankan anabi padà máa sọ nǹkan tá a máa sọ gbogbo ìtàn ẹyẹ ṣá rọ ilẹ̀ jẹ́ wàkùlùkù masuulun àn rọ ìyẹ́tì gbogbo ìtàn ẹyẹ ní yọ́mù kìyàmà wọ́n máa bí nípa nǹkan tá níbi kẹsọ́ ó yẹ kọ́kùnrin kó mọ nǹkan yẹ kó mọ sọ obìnrin náà ó yẹ kó mọ nǹkan yẹ kó mọ sọ torí pé yọ́mù kìyàmà kùlùkùm rọ ẹ̀ kùlùkùm masuulun àn rọ ìyẹ́tì gbogbo ìtàn ẹyẹ ọlọ́mọ pé tọ́ nǹkan tá ní mí kọ ṣọ́ṣọ́ wáṣọ́ kí ní ẹ̀dà bó lọ ṣe ṣe ìwọ ìyàwó wọ́n ní pé kọ́ ọmọ túnlé ṣe wọ́n ní pé kọ́ ọmọ ṣe tẹ́díbíà ọmọ wọ́n ní pé kọ́ ọmọ ṣe kọ́ ọmọ kọ́ ọmọ mójútó dúkìá ọkọ ṣọ́ ṣe òkè ọṣẹ bó lọ ṣe ṣe wà láwọ́ yẹ kẹ́ mọ rọ àwọn kìíní yẹgbẹ́ bíyà kẹ́ mọ bínú kọ́ níbi kẹ́ ṣe kankan ó yẹ kó rò pé kódà tó bá níbi kì í ṣe kìíní gan yẹ́wọ́n kẹ́ mọ́ bí pé kí mo ṣe kìíní wọ́n bí mi ọkọ tún sọ fún pé kó ṣe ó tún bínú ó ti bá wọn so kò wá òkè àwọn ni pé anábìwá yan pé walmaru atu nǹkan tí yóò mọ̀ ṣe kí ni yóò mọ̀ ṣe rọ̀ọ́ìyà tún fi bẹ́yì ti zàwùjí ha ní anábì sọ walmaru atu rọ̀ọ́ìyà tún fi bẹ́yì ti zàwùjí ha pé obìnrin rọ́ọ̀ìyà ló jẹ́ òun náà jẹ́ rọ́ọ̀ìyà òun náà yóò mọ̀ ṣọ́ nǹkan kan àwọn kí ni nǹkan tí yóò mọ̀ ṣọ́ bẹ́yì ti zàwùjí ha ilé ọkọ àti nǹkan tó wà nínú ẹ̀ náà so meaning that nǹkan tó bìnrin yóò máa ṣe ní kíni nǹkan tó wà nínú ilé yóò wọ́n mójútó rẹ̀ àti pé ká gbálẹ̀ ni àti pé ká fọbọ́ ni àti pé ká pọn ni everything tó gbá máa ń ṣe nínú ilé obìnrin lẹ́ẹ̀kọ́ máa ṣe kíní yẹn tọkọ bá ràn lọ́wọ́ ó kàn lọ́wọ́ nìkẹ́gẹ́ bóyá ó yẹ kó máa ṣe wọ́n ní pé wàhíyà mas'ulatun an ra'iyatiha anábì tún wá emphasizing pé wọ́n ó bi obìnrin nípa nǹkan tí wọ́n ní pé kò mọ̀ ṣọ́ ọkọ̀ tó rọ̀ lọ tó tún rán ilé ti pé kọ́ ṣe kínní yẹn ọtún bínú sí tó yẹ kọ́ ọdún pé ah, àbú ẹ ṣe pé ẹ̀tẹ̀ tún rán mi létí ní yọ́mùlì kìí àmà wọ́n padà bí ọ́ ní yọ́mùlì kìí àmà just as àwọn padà mọ́ bí a kò ní náà pé ṣé ọṣẹ nǹkan tó yẹ kọ́ ṣe fún obìnrin the same thing obìnrin náà padà mọ́ bí náà yọ́mùlì kìí àmà wọ́n wá pé wàkọ́lùhù sọ̀lọ́hù alẹ́ wàsálàmù so gbólóhùn anabi náà tuntun ni pé wàlákùm àlẹyìnà nínú àwọn ráìtì tẹ ní lórí àwọn obìnrin wàlákùm àlẹyìnà nínú àwọn ráìtì tẹ ní ẹ̀yàn ọkùnrin lórí àwọn kíni àwọn obìnrin anlayutina anlayutina furushakum ahadan takrahuna anabi ni pé nínú àwọn ráìtì tẹ ní lórí àwọn obìnrin onáà ni pé kò yẹ kán máa jẹ́ kí anybody kó fẹ́ kó kó tẹ fúrúṣì yín kí ni fúrúṣì ó náà ní bíi kí náà ń pè bíi mat àti àwọn kan tó yẹ kí ó jọ mat náà bíi ìjòkó náà rọ́ọ̀gì náà bíi chair àti nǹkan tó yẹ kí ó jọ bẹ́ẹ̀ ó ti yẹ bá pé má jẹ́ pé kò yẹ kán jẹ́ kí anybody kó tẹ àwọn kíní wọ́n lè mọ̀ pé ẹ̀ láìkẹ̀ẹ́ tó yá kí wọ́n ti mọ̀ pé ẹni yìí àbúrò láìkì kí ẹni kó mọ wọlé àbúrò láìkì kí ẹni kó mọ wọlé so ẹ wá jẹ́ kó wọlé ẹ ti takò nǹkan tó yẹ kẹ́ ẹ̀ mọ̀ ṣe torí nǹkan tó yẹ kẹ́ ẹ̀ mọ̀ ṣe ni pé kí ni táwa ti mọ̀ pé àbúrò láìkì yẹn báyìí kó wọnú ilé kí ló kù ẹ mọ̀ wọlé ẹ̀jọ̀ ẹ mọ̀ bínú ẹ mọ̀ wọlé torí pé nínú right tí wọ́n ní lórí mi náà ni pé kí ni ìní jẹ́ kí ìyẹn tí wọ́n bá ní so bọ̀tá ìbá ti bọ̀tá bá ti rí pé pẹ̀lú nǹkan tá a mọ̀ àbú ò ní kórìíra kínní ìyẹn lè wọlé o ti àbọ̀dá ìpè àbú ti sọ pé ah, ẹni mọ̀jẹ̀ kó wọlé mọ́ so ìyẹn wà aṣọ ìgbà tí ìyàwó padà mọ́ jáde tó bá jáde tán ẹ wọlé jáde ẹ mọ́ dàn lóhùn kò wá òkè àṣàrà torí pé yọ́mùlù kìyàmá gbogbo kínní ẹ̀ yóò padà mọ́ hàn ó ti yé báwọn so lára ráìtì tí ah, ọkọ lórí ìyàwó náà ní nǹkan tá a sọ yìí wọ́n wá ní pé number five iná àwọn ráìtì tí ọkọ ní lórí ìyàwó náà ní kí ni alimọ̀ aṣáàrọ̀ tó bìlì ma'aruf so òun náà pé wàláhùnà mithluma alayhinna bil ma'aruf so the same thing náà ni àmọ́ níbi àwọn àyè kan wà lè rìjálì alayhinna dárọjà ó ti yàbí so ẹ mọ̀ rí pé àwọn ráìtì ń fẹ́ jọra wọn bákàbákan ó tí àbí so òun náà al-mu'asharatu bil ma'ruf tó bá fẹ́ bá ọkùnrin gbé yóò mọ̀ bá gbé pẹ̀lú kíni pẹ̀lú urufu urufu sharia àti kíni urufu ibi tẹ́yàn bá ti ń gbé nǹkan tí sharia bá ti ní pé ká ṣe òun náà láàmọ̀ ṣe bákan náà nǹkan tí urufu bá ti gbé ká ṣe ní ibi tá a bá ti ń gbé tá a bá rí pé kò tako sharia àmọ̀ ṣòun náà ó tí àbí náà ìrìnà nǹkan tó ní pé kí ẹ̀ máa ṣe pẹ̀lú ọkọ̀ náà ní pé kí ni kò mọ̀ dáná àbí àbí ṣe ní ní kíná pínlẹ̀ yorùbá yìí ní ṣùgbà yìí dẹ́n bá gbọ́ pé èèyàn jẹ́yàwó kì í dáná kíná sọ àà ìwé ìdáná ni àà kí ló ṣẹlẹ̀ ó ti yé àbí tí ọkọ ti wá ó ti rù ìyá tí ìyá tí kẹfín pé kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ sí ọmọ yìí ìgbà tó wá délé ó wá rí pé láàárọ̀ ìyàwó dáná nígbà tó tún di ọ̀sán ọmọ ó lọ mú gari à mo ṣáà ń so náà à nígbà tí mo ti rí pé ọ̀rùn ẹ̀ ó ti àṣẹ òrùn jẹjẹ ni àṣẹ òrùn jẹjẹ ni ó ti bá wọn so kí ló padà ṣẹlẹ̀ ní irú táìmì yẹn ìyàwó burúkú ni ìyàwó yìí ẹ̀pẹ́ ilé àṣọ̀rọ̀ ṣẹ́yà ní síbáyì kí láǹsọ ní síbáyì nǹkan tó wà ní àwùjọ tá a wà yìí so either kí àwòkú máa dáná fọ́kọ ó wà lára kí ni àwọn rights generally kó mọ ṣe hidima fún ọkọ generally kó mọ sáfọ̀ ọkọ ó ti yàbí torí pé àwọn sọ̀hàbíyá ti àwọn náà ṣe kíni àwọn náà wọ́n ṣe hidima fún ọkọ wọn náà asma wọ́n ṣe kíni asma wọ́n ń gbé nǹkan sórí rẹ̀ ìní tí ó rìn ìní tó tó 30 minutes ni 40 minutes yóò wá kó àwọn kí náà ń pè àwọn kóró tó wá láti dàbínú yóò fi sórí báyìí torí ọkọ̀ ànábì náà tún rí ànábì tún sọ pé ah, bí a kí n ṣe ka bí a ka wá bá ṣe ìrànlọ́wọ́ nípa pé kò ní dì ànábì wá ní pé ah, ìwọ zubair ọ̀bùrú ah, zubair ọwọ́ jẹ́ kí àsìmọ́ ṣé ànábì sọ bẹ́ẹ̀ ànábì sọ bẹ́ẹ̀ tó ayé pé aburú ni kìíní yẹn àbí tó ayé pé kìí ṣe nǹkan tó wà ní nǹkan tó yẹ kó mọ ṣe kò yẹ kí ànábì sọ̀rọ̀ àbí ànábì ò ní ṣe ìkúrọ̀ lórí bátìl àbí ó ṣe ànábì ò sọ ọkàn ànábì ò ó ti bá wọn and asma ní sọ̀rọ̀ ó jẹ́ ọmọ inú àwọn ọmọ khulafa rashidin despite level tó wà ó ṣe irú nǹkan báyẹn so how much more obìnrin tó yẹ pé tó level yẹn ó ti bá wọn so ó yẹ kí àwọn obìnrin kan kan fura níbi níbi aspect yìí àwọn ni pé wà husnul khuluk bákan náà ó yẹ kó ní kó níwà tó da pẹ̀lú ọkọ good manners good manners ó yẹ kó ní pẹ̀lú kíni pẹ̀lú ọkọ pé kí ẹ̀ máa bí nísìnyí báyìí bóyá ó fẹ́ ẹ opinion yẹ bí a bú sọ̀rọ̀ kan ó pé kíní ò wá ó kì bí a sọ kí ẹ̀ máa pariwo sọ̀rọ̀ kí ẹ̀ máa pariwo sọ̀rọ̀ kò wá òkè so wọ́n ní pé àwọn àwọn àwọn kí náà ń pè àwọn ìyàwó àwọn sálàf bóun náà ṣe máa ń bá àwọn ọkọ gbé bíi ọba bẹ́ẹ̀ sọ́n ṣe pẹ̀lú ọba tó pé á ah, kódà tó bá ṣe nǹkan tó rọ̀ nǹkan ìyún ní sọ̀rọ̀ ìyún ó wá bí ó ṣe ṣe tí ó fi jọ nǹkan tó wà òkè okay so báyìí ni àwọn ìyàwó sálàfí bọ́sí mọ́ ń bá àwọn ọkọ̀ gbé náà nìyẹn so akọ̀mọ̀ ní pé náhànù sálàfí yún náhànù sálàfí yún so àmọ́ níbi manhaj nìkan àbí níbi ọ̀rọ̀ pé bí a ń ṣe rọ́dù fáwọn níbi dáa àbí níbi pé a ń ṣe hajjúrù ní but níbi ọ̀rọ̀ masala ẹ̀ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó èèyàn mọ́ ń sọ lára kìí sì nǹkan sọ níta o ọlá pé ibi tá a wà yìí a mọ̀ pé ọ̀rọ̀ hajjúrù oyè alhamdulillah ọ̀rọ̀ kí ló tún kù ọ̀rọ̀ dùrọ̀ yà alìbídà oyè alhamdulillah so nígbà tá a wá rí pé àwọn àwọn nǹkan tí ò wà òkè wá ń ṣẹlẹ̀ níbi aspect ó yẹ kí ẹ̀ ń sọ níbi ọ̀rọ̀ tẹ́rìbíyà ó yẹ kí ẹ̀ ń sọ tí ẹ bá ti wà ń ta ìyún sọ́run kàbáyì ó ti yà bí so níbi ọ̀rọ̀ pé bóyá rọ́dù hajj nìkan ni láti ń ṣe marriage àwọn salaf a níbi ọ̀rọ̀ tẹ́rìbíyà kò sí bẹ́ẹ̀ so a máa mú manager àwọn salaf níbi ọ̀rọ̀ rọ́dù níbi ọ̀rọ̀ hajjuru àmọ́ àní manager salaf níbi ọ̀rọ̀ kíni níbi ọ̀rọ̀ tẹ́rìbíyà kò wá òkè wọ́n fi pè ní manhajus salaf gbogbo ẹni gbogbo ẹni níbi ọ̀rọ̀ ìbádá níbi ọ̀rọ̀ sùlúkù náà tó ti ó yẹ kí ẹ̀ ṣe kí ní kí ẹ̀ mójútó àwọn kìíní àwọn ni pé wàkáfùl adha anhu nínú àwọn kan tó yẹ kó mọ ṣe fún ọkọ òun náà ni pé kí ni ó yẹ kó mọ protect ọkọ kó níbi aburú ìnira nǹkan tí ó mọ fa ìnira fún ọkọ ó yẹ kó ṣe kíni ó yẹ kó mọ stop how much more ìwọ tó kí ìwọ ló wá ń kọ́sì ìnira fún ọkọ ìyẹn mọ́ ń ṣẹlẹ̀ dáadáa wọ́n gbọ́dọ̀ ó máa kọ́sì ìnira fọ́kọ gan nǹkan tó wọ́n pé kíní táwa ṣe kíní yóò mọ fa ìnira fún àbú ó máa ṣe wẹ́rẹ́ strike pé strike pé ìyẹn dúbì gidi ó yẹ kí ìyẹn mọ stop kíní ẹ̀ fún ọkọ àwọn ni pé lè kọ́ la tu'dhi imra'atun zawjaha fi dunya ààrẹ mi ni pé obìnrin kan ò ní kó nira bá ọkọ rẹ̀ ní dunya yìí illa qalat zawjatuhu min al-hurul 'ain àfi kó ṣe pé ìyàwó rẹ̀ nínú àwọn hurul 'ain yóò mọ̀ sọ pé la tu'dhihi má kó nira bá arákùnrin yìí kọ̀ọ̀tálà kìlá kọ́lọ̀ ṣe kí ni kọ́lọ̀ ń ṣẹ́bi lé ìwọ ìwọ obìnrin yìí tó ń kó ìnira bá arákùnrin yìí ó wá ní pé fa innama huwa dakhilun dakhil ló jẹ́ lọ́dọ̀ rẹ̀ kí ni mi dakhil wọ́n ní pé àdọ́ìfù ó kàn jẹ́ bí kí ni ó kàn jẹ́ bí gẹ́stì lọ́dọ̀ rẹ̀ yíó ṣíkò áyíyù fàárí kọkì ilẹ̀ ìnàkó mọ́wọ́rí yóò padà kó níbi tó wà nísìlẹ̀ yóò wà bá wa ó ti yàbí so àwọn kíní ó yẹ kí kí ẹ mójútó gẹ́gẹ́ bí obìnrin àwọn ni pé yóò sì wá ti parí àwọn hukuk azawj alazawj àìtọ́kọ sí ìbáyìí ó sì pọ̀jù báyìí lọ ó ti bá but àwọn èyí tó pé ó wà so important kí ẹ mójútó lélẹ̀ inshallah àwọn ni pé thalithan alhukuk almushtarakatu bayna azawjain àwọn right tó pé ó wà common láàrin ọkọ àti ìyàwó àti ọkọ ó mọ̀ ṣe ìyàwó náà òun náà yóò mọ̀ ṣe wọ́n ní pé agulabul hukuk almadi zikruha hukukun mushtarakatun bayna zawjain wa bi khasatin haqqul istimta wa ma yatba'uhu min hukukin wọ́n ní pé in reality most àwọn hukuk ta ti mention síwájú wọ́n ní pé ó wà mushtaraka ó wà shared láàrin ọkọ àti ìyàwó wọ́n ní pé most most especially ọ̀rọ̀ alisinta ọ̀rọ̀ aljima ọwọ́n hmm? ní pé wà máa yẹtùbá women hukuk àti àwọn nǹkan tó bá ti fọ́lò rẹ̀ níbi raiti àwọn nǹkan tó pé ó kó sábẹ́ alisinta ọwọ́n ní pé wàkádà tahsinu kullin mina zaujain kulukọ́hu lè sọ̀híbe wọ́n ní pé bákan náà ó da kí both ọkọ àtìyàwó kọ́mọ beautify manners wọn fún fún ara wọn tẹ́yìn bá ti mọ̀ You are ah, yìí money. mo ní ìwà tí try to stop it. either from the husband or from the wife wa ni pe ọ wá ní pé wàtàhámúlù àdáhù wà mọ̀ àṣàrọ̀ tó hùbìl màárù bákan náà kí ẹ̀ mọ̀ wà perseverant kí ẹ̀ mọ̀ kí ẹ̀ mọ̀ ní sùúrù níbi ìnira tẹ́yìn bá ti bá pàdé níbi pé èèyàn gbé pẹ̀lú ọkọ àbí ìyàwó pé kò sí kò la la la la la la la la pé ẹ mọ́ kò nira bá àwọn àwọn ìyàwó àbí yóò sì máa ṣẹlẹ̀ àbí yóò sì máa ṣẹlẹ̀ a kì í mọ̀ ṣe wá sí náà ni bó tó bá ti wá ṣẹlẹ̀ kí ló kù báyẹn kí ẹ̀ ń try to wà uh, patient ọwọ́n ah, ni pé fàlà yùmàtìlùhù bí hakihi kí wọ́n sọ ń bẹ̀ kí ẹ̀ mọ́ ṣe mùmá tọ́lá ta sọ tẹ́lẹ̀ kí ẹ̀ mọ́ delay right èèyàn ìyẹn ti mọ̀ pé right ìyàwó ni kí ẹ̀ mọ́ delay rẹ̀ ah, kí ni right ọkọ ni kí ẹ̀ mọ́ delay rẹ̀ wàlá yàtàkárọ̀hù libazilihi bákan náà kó mọ̀ bínú tọ́wọ́ ti fẹ́ ṣe ọfẹ́ ṣe ráìtì ọkọ̀ ọfẹ́ ṣe ráìtì ìyàwó kí ẹ mọ̀ bínú gbogbo ilé àìṣàyí tẹ́lẹ̀ àbí wọ́n ní kí wàlá yùtùbí ìhú azalwabi nà bákan náà tọ́ bá ti wá ṣe tán dá sí ìṣàrà wọn again ọ ti wá ṣe ráìtì ẹ̀ tán mọ̀ mọ̀ ṣe bíi pé kódà ni kò tí yẹn nísìnyí báyìí ráìtì ìyàwó ni pé kí n fún lówó kó mo wá fún lówó èmi wá ń sọ bí pé kódà orí mo ṣe fún àbí ọkọ pé ìyàwó pé wá sí fi rush wá sí bed dẹ wá ṣe tán yóò mọ̀ sí ṣe yí pé bóyá kódà aṣọre fún ni kò yẹ kó rí bẹ́ẹ̀ pé kí ni right ló jẹ́ wọ́n ní pé likọ́lì tààlà torí gbólóhùn allah tọ́rọ ni pé wà á ṣèrò húnná bil ma'aruf wà kọ́lì wa ta'ala wà lahunna mithlu lẹ́dí àlehinna bil ma'aruf àwọn ayá ti àtìkàtẹ́lẹ̀ àbí wọ́n ní pé wàkọ́ọ̀lì nàbí khairukum khairukum li ahli li ahlihi àti kàtẹ́lẹ̀ náà kàmà yusanu li zawj imsaku zawjatihi hatta ma'a karohatihi laha wọ́n ní pé bákan náà sunna ni ló jẹ́ fún zawj ọkọ kó jẹ́ kí ni kó kíp ìyàwó rẹ̀ that is kò divorce rẹ̀ ó ti báwọn kó kíp ìyàwó rẹ̀ so kódà kò bá ṣe pé ó ní some form of dislike fún ìyàwó yẹn wọ́n sọ pé wájìbù ni o kí náà sọ wọ́n ní pé súnà ni kó jẹ́ kí ni kó kíìpì ìyàwó rẹ̀ that is kò ṣe tọ̀láku rẹ̀ kò ṣe tẹ̀síríhù rẹ̀ ó ṣe ìmsáku rẹ̀ ni ó kíìpẹ̀ ó ti yà bí kò bá ṣe pé ó ní some form of dislike fún ìyàwó yẹn likọ́ọ̀lì tààlà torí gbólóhùn Allah tọ́lọ́ ni pé wà á ṣírò húnna bil ma'aruf fa in karihitumuhunna tẹ́ bá ní some form of dislike fún àwọn ìyàwó tẹni fàáṣà and takurahu shay'an so perhaps ó lè jẹ́ pé bóyá ẹ ní hatred fún kankan wa yaj'alu Allahu fihi khayran kathira kó wá ṣe pé nǹkan tẹ́ ẹ̀ láìkì yẹn ẹ máa rí nínú rẹ̀ some form of goodness tó pọ̀ so mi ìdàtẹ́ bá ṣe ní nǹkan tó yẹ pé bóyá ẹ fẹ́ hate rẹ̀ tẹ́ bá wò dáadáa ẹ máa rí nǹkan tó yẹ pé ẹ máa láìkì mẹ́nà tó kẹ́ ẹ̀ wá focus lórí nǹkan tẹ́ ẹ̀ bá ti láìkì yẹn kẹ́ẹ̀ mọ try to mọ correct kì í gbé bóyá kẹ́ẹ̀ fojú fo kẹ́ẹ̀ try to mọ correct èyí tí téèyàn láìkì kẹ́ẹ̀ mọ manage bẹ́ẹ̀ ó ti yá àbí so but nǹkan kékeré báyìí tọ́lák nǹkan kékeré báyìí tọ́lák kò wá òkè ṣe mo ní pé kọ́ mọ́ fi ìgbálẹ̀ sí báyìí ọ́fíìsì báyìí ọ́yá ó ti tán náà nìyẹn mọ́ lọlé mọ́ rí bàbá rẹ̀ ó ti yé báwọn a ìgbà tí mo jó ń jẹ yìí ó níyọ̀ ju iyọ̀ tí òun ṣe ń dáná ni ó yá mọ́ lọlé àǹkan tó yí pé lóòótọ́ <laughs> lóòótọ́ àwọn kíní ẹ̀ kò wá òkè but tẹ́yìn bá sọ pé mo fi mo fi tọ́lá kò rẹ̀ kò wá òkè ó ti yàbí ó yẹ kó bẹ́ẹ̀ kò mọ́ná dá àmọ́ tí a ti mọ correct yẹn àmọ́ ó yẹ kó bóyá ó ti há sọ ibùkọ́ ni ìyẹn kọ́ àbí sọ yẹn pé kò mọ́ná dá yẹn ó ṣe correct tó wá fẹ́ gba correction ni o ó ṣe correct wọ́n tó wá fẹ́ gba correction ah ìyẹn tún lágbára díẹ̀ o torí sọ ṣé màá jẹun tí ò ní à ní mọ̀ jẹun bí pé iyọ̀ bí pé iyọ̀ ti cheap lọ ní lọ́jà àbí yóò wà ní pé bóyá ìmọ̀ lọ restaurant ní àkùwà òkè kùwà òkè kùwà òkè rárá so àwọn eléyìí ni àwọn huquq az-zawjiyya nísì báyìí ẹjá lọ sí mas'ala mi wọ́n pé al-mas'ala tó al-khamisa òun náà ni i'lanu an-nikah so kí ẹ mọ announce pé a ti ṣe nìka so wọn la fẹ́ sọ ní ìbáyìí wọ́n ní pé yusannu ìlànà nìka wọ́n ní pé sunna ni kí ẹ ṣe nìka kí ẹ wá ṣe announce pé a ṣe nìka even though àwọn afáàmì gbà pé wájú ni o ẹ mọ́ dùnú ju pé ah, yusannu rárá o àwọn afáàmì gbà pé wájú ni kí ẹ ṣe nìka ìlànà nìka bọ ẹja kan kí wọn yìí tura fún náà inṣàlá wọn ni pé ìsànù ìlànà nìka wọn ni pé àsúnà ah, ni kí ṣe kí anáwùsì nìka tẹ́ ma ti ṣe wà ìdhàrùhù kí wá jẹ́ kó hàn pé a ti ṣe nìka wà ìṣàátù kí ẹ wá spread rẹ̀ wà dọ́rùbọ̀ àléhì bí dùf kọ́ra gan ibi tá a máa spread rẹ̀ dé kájú kí ni kí lu ìkànnì pé ni dùfù lè kọ́ wùlì hì sọ̀lọ́hù àlẹ́ ọ̀sán torí gbólóhùn ànẹ́bì tó ní pé faslu ma bayna al-harami wal-halal nǹkan tó máa ń separate halal that is nikahun halal kó níbi nikahun haram wọn náà ní kí ni asọ́wùtù ohun that is káyàn gbọ́ pé àti àti fẹ́ra wa wà dúfù kẹ́ máa lu dúfù náà níbi kí ni fi nikah ọwọ́ ni pé wàyàkúnù dọ́rùbù bí dúfì lè nìṣá dúnà rìjàl àmọ́ ẹ mọ́ gbọ́ o dúfù tá a mọ̀ lù ló mọ̀ lù obìnrin kan náà ni wọ́n sọ pé ọkọ̀ kìrì kó mọ lùdúfù ó ti bá wọn ah, alhamdulillah alẹ́wà lùdúfù ní sùn ara o ara ara obìnrin kan náà ni wọ́n ní pé kó mọ lùdúfù kóra àpàlà mọ́sán kí náà ń pè ní dúfù gan fúnra rẹ̀ ṣé òun ni bàndírì ni wọ́n mú sàn <laughs> so wọ́n ní pé ṣàrùtọ̀ anla yasuhaba dhalika fuhshun fil qawl aw yìí tá a àwọn obìnrin tó bá ti ń kọrin pé kò ní sí fóṣùn bẹ́ẹ̀ kò ní sí fáìṣà bẹ́ẹ̀ ọ̀rọ̀ tẹ́yìn mọ́sọ̀ eh, pé kò ní ní fáìṣà àbí nǹkan tí ó mọ̀ tako ṣẹ̀ríà nínú bídà ni àbí nínú ṣírkù kò ní ní fóṣùn kò ní ní fáìṣà kò ní ní bídà kò ní ní ṣírkù náà àbí nǹkan mi tó kó lè tako ṣẹ̀ríà tó bá ti rí gbogbo àwọn kí tó bá ti pé níbi ara pé à ń lu dúfù wọ́n ní pé ó wọlé àmọ́ the question òun náà ni pé kí náà ń pè ní àdófò ó ti àbí kí nìkan náà ń pè ní àdófò ṣọ́lá ìpé ibùn sèmín wọ́n mention kankan ok àwọn náà ni inshallah wọ́n fẹ́ fún wa ní sífà àdúfù kí ni description dúfù gẹ̀gẹ́ fúnra rẹ̀ ṣé o ní bàndírì tọ́ tá <laughs> a padà mọ́ mọ́ nísìnyí inshallah bóyá o ní bàndírì àìwò kan ní bandiri so wọ́n ní pé àdúfù húwa gọ́ìrù tọ́blì wà tọ́ọ̀r wọ́n ní pé dúfù èyí ṣe tọ́blù kì í dẹ̀ ṣe tọ́ọ̀r kí náà pè tọ́blù òun náà ni àwọn ìlù ìlù ìlù tá a mú ń lù wọ́n ní pé òun kọ́ ni dúfù o wọ́n ní pé fàdúfù yújàlú àrọ́kù wàlìjáldu àlàwájìhìn wáhìdì wọ́n ní pé ìgbàlá pè ní dúfù òun náà ni pé rọ́kù rọ́kù òun ni òun ni jildu that is skin skin gangan ni o kì í ṣe plastic o ẹ pé tá a bá wo bàndírì bí pé plastic ló wà bákan bákan àbí plastic kọ o skin gangan fúnra awọ gangan fúnra náà sọ yín báyìí ẹ wọ́n ní pé wọ́n wá fi sí wajhun wahid wọ́n fi sí fèsì kan ó ti bá wọn wọ́n máa fi sí fèsì kan minhu wọ́n ní pé wà á mà tọ́bùlù wà tọ́ọ̀r fàbàdùhùn kọ́ọ̀lì híyàlùkúbà alẹ́tì wà rọ̀rọ̀ fi hàn náhìó wọ́n ní pé ṣẹwádìí tọ́bùlù ìlú àti tọ́ọ̀rù àwọn míì nínú àfáwọn ní pé òun ni kúbà kẹ́límà kúbà èyí tó ṣe pé ànẹ́bí sọ pé ká mọ́mọ́ lù ú àwọn ní pé ṣẹwádìí tọ́bùlù yìí àti tọ́ọ̀rù yìí yẹkúnù fi hìrọ́kù mínà lọ́wọ́jẹ́ yìí ní jẹ̀míà ṣẹ́rí tọ́bùlù ìlú gan fúnra rẹ̀ ó máa ń ní skin ní front àti back wọ́n sọ difference wà láàrin tọ́bùlù ìlú àti dọ́fù àbí dúfù náà àwọn ní pé وهذا موسيقاه أكثر من الموسيقى الذي فيه الجلد min wajin wahid wọ́n ní pé èyí ti ní two skins níwájú àti lẹ́yìn wọ́n ní pé music tó mọ̀ jẹ́ láti láti bẹ̀ ó mọ̀ ń pọ̀ ju èyí tó pé ẹ̀kan ló wà ń just plain skin àwọn ni pé wàlí haza now ìbá ìwọ̀n important tá a fi mọ difference láàrin doof àti toblu wọ́n ní pé wàlí haza ìṣtàrọ̀tọ̀ alfukoha fìdúfí anla yakuna fi hilak that's number one pé àwọn àfà wọ́n ní pé nínú conditions tá a fi sọ pé dúfù tó wọlé lélẹ̀ òun ni pé kò gbúdọ̀ sí àwọn bíi ring tó mọ́ wọn àyàn pé àwọn dàbàdì ó mọ́ ní ringi pé pé tá a bá ti lò yóò mọ yóò mọ yóò mọ hó báyìí kò gbúdọ̀ ní hilakunbẹ̀ kò gbúdọ̀ ní àwọn rings tí ó mọ̀ mú bíi sound bell <laughs> ó ti yé báwọn ẹ̀hẹ́ òun náà nìyẹn ọwá ní pé wàlá sunuj bákan kò yí ní sunuj náà kí ni sunuj òun náà ni bí iron by tó pé ó mọ́ ráúndì nkankan bí sheet by tó pé ó mọ́ ráúndì sheet tó pé ó wà plain ó máa fi ráúndì iron ni so òun náà yóò mọ̀ wàlá nǹkan yóò mọ̀ tún jẹ́ kó mọ̀ ní more eh, final taste uh, final uh, sound tó mọ̀ tún jẹ́ kó tún tight dáadáa sí ó ti yà bí yóò tún mọ̀ jẹ́ kó tún mọ̀ ṣe kí ni kó mọ̀ sound bí music reference. rẹ̀ ẹni tó bá mọ gìtá dáadáa tó bá ti wà táìtà ló tún mọ́ ṣe kí ni ló tún mọ́ ń dún dáadáa so kò gbọ́dọ̀ ní sunud ẹ́ ó wà ní bàndírì náà bẹ́ẹ̀ ni ó wà ní bàndírì náà so wọ́n ní pé wà á kọ́rọ́jù min dhalik atubul so wọ́n ní pé pẹ̀lú nǹkan tá a sọ yín ìbà nǹkan méjì yìí pé kò gbọ́dọ̀ ní ilak that is àwọn rings kò gbọ́dọ̀ ní sunud náà àwọn bí iron tó pé wọ́n máa place around tí wọ́n jẹ́ kó tún táìtì dáadáa tí wọ́n mú sáà tó wà òkè jáde wọ́n ní pé àwọn àfáà ti fi yọ àtúbùlùkù mbẹ̀ ìlú pé ìlú nǹkan tá a sọ yín báyìí ó wà nínú ìlú òun náà ní bàndírì náà ó ti àbí fàkọ́ọ̀lù wọ́n ní pé látù sanufin nìka eléyìí àìlù ní nìka so dúfù ó wà plain just one you know, skin gangan ni aláàkọ́ ó gbọ́dọ̀ jẹ́ skin jíldù ni kì í ṣe plastic tó pé èèyàn máa ń lù bí bàndírì rárá real skin ó ti rí báwọn so èyàn wá fi cover bí nǹkan tó wà bí round bí abọ́ kí wọ́n fi cover dẹ̀ so tó bá ti gbẹ ìwọ̀n náà ní lámọ̀lú ó ti tán kò sí pé bóyá à ń mì sí wọn náà pè ní dúfù àgbẹ̀dá pé irú nǹkan báyìí ni ẹ̀ pé sound tó mọ jáde kò ní wà òkè bíi àwọn kíra ń pè àwọn bàndírì tó máa ń lù àti àwọn ìlú tó máa ń lù náà so àti wọn náà pè ní dúfù àbí so wọn náà pè ní dúfù so dúfù yìí ṣe bàndírì o kìí ṣe bàndírì tí wọ́n ń lù tó yà rí mọ́ sọ pé ṣe bá ní nípa aleludúfù ṣe bá ọ̀nà ní bàndírì òun kọ́ ní bàndírì o ó yàtọ̀ ó tí àbí àhàhàdà wa inṣàlá so yìí ni pé ókè ká wáá sún pé bóyá wọ́n ti wá ń lu dú àti wá gẹ́tì pé ókè léyìn náà ń pè ní dúfù wọ́n wá ń lù ú ṣé àwọn ọkùnrin ṣé àwọn ló mọ́ kọrin náà àbí náà àmọ́ ṣé àwọn ọkùnrin ṣé wọ́n lè mọ́ gbọ́ pé ókè àwọn obìnrin wọ́n ń kọrin ṣe bí à ń dunnú ni ṣé a lè gbọ́ ó ti rí bá wọn àfà ibùn sèmi níbi níbòmí náà wọ́n ní pé ọmọ gbọ́ wọ́n ní pé thumma inna ba'dahum tẹ bá rí àwọn ẹlòmíì ẹ mọ̀ rí pé yẹ̀tàrù ahsana nisa sautan yóò wà lọ chúùsì àwọn ibi tó yẹ pé wọ́n ohun tán ní ó dáa tó ṣe kíni tó wà fáìn wàyàjà alùhà tògán ni wọ́n wá sọ pé kó mọ̀ kọrin ẹmọ̀gbọ́ o súnmà láyàjà alùnà bẹ́ẹ̀nà nìṣàwà rìjáàl síwá jìdárin kọsír yamna'u arru'iya walakin la yamna'u saut wọ́n ni pé nǹkan táwọn aṣẹ lẹ́yìn yẹn òun náà ni pé wọ́n wá place bí i bí fẹ́ǹsì kan bí i kan wà ní another room àwọn kìlọ̀ wà ní another room náà so nǹkan tí ó kàn tí àkàní ni pé àníírí wọn báyìí ni àníírí àwọn obìnrin báyìí tó ń kọ ni àmọ́ àmọ́ gbọ́ voice wọn ṣe ń gbọ́ wọ́n wá ní pé fàyà sùlùbì dálíkà fìtìnà wọ́n ní pé kìíní nǹkan tá a sọ yín báyìí ó mọ́ dá fìtìnà kalẹ̀ àná ni tẹ́ mọ́ rẹ̀ ó mọ́ dá fìtìnà kalẹ̀ ó yẹ pé bóyá ọmọ ló ń kọ ní báyìí ọmọ ló ló ń kọ ah, ló mo fẹ́ so time èyí wa èyí tó wá note voice yẹn wọ́n ti note voice yẹn báyẹn so bá ìgbà tí àwọn èèyàn jáde ẹnìkan wọn sọ ah òun yìí ní sọ̀rọ̀ òun sọ̀rọ̀ òun ti mọ̀ báyìí ẹtí kò ti ra fitina kalẹ̀ báyẹn ọkàn yóò wá connected mọ́ that particular woman and she is married ó ti yà mí so wọ́n ní pé wà áhìyànan wàlìyàdùbìlá yaj'aluna mukabbirati sautin ala al-aswaq ìgbà míì gan èmi wọn máa ń fi wọn bí microphone wọn wà gbé kalẹ̀ pé lóòótọ́ àárín wọn àmọ́ àlegbọ́ voice wọn àfáàní pé wa hadha la shak annahu fitna gbogbo ilé ìta aṣọ yìí by fitna ni fa idha wasala ila hadha al-had àfáàní pé tí kàmàlùdúfù kàmàkọrin tó bá ti dé irú stage yìí àfáàní pé fa innahu yajibu ala wulati al-umur man'uhu wọ́n ní pé ó jẹ́ ọ̀rẹ́ lórí àwọn tó yẹ pé wọ́n jẹ́ wùlátìl umur àwọn tó pé àwọn ló wà in charge affairs yẹn pé kàn jẹ́ kí ni kàn stop rẹ̀ kàn mọ́ ṣe mọ́. wà á yùnà bí ha nas àlà anna hadha laysa huwa alwarid kàn sọ fáwọn yẹn pé eléyìí kan níbi ká mọ́ ṣe eléyìí kọ́ lóòótọ́ wọn níbi ká mọ́ lodú aleludúfù ó ti bá wọn àmọ́ pé kọ́bìnrin kọ́ mọ́ akọrin ká mọ́ gbọ́ òun kọ́ dúfù gan kì í ṣe bàndírì náà that's number one òun kọ́ ni bandiri. Okay, ok nísìnyí àti wárí dúfù tó wà òkè ṣé a lè gbọ́ àwọn obìnrin a lè gbọ́ wọn kan wà ní separate place tá à ní gbọ́n kankan so kí orin ẹ̀ kó wà láàrin àwọn obìnrin kò sí ìdálókọ ọkùnrin pẹ̀lú pé bóyá à ń gbọ́ nǹkan tí àwọn obìnrin sọ ó ti yà so eléyìí náà dáhùn sára masala tí tásọ̀lá bẹ ọ̀rọ̀ dúfù then masala mi o náà ni pé ṣé ẹ̀wọ̀n pé nísìbà ọ̀rọ̀ kì í náà sọ nísìbà ọ̀rọ̀ wàlímà bí pé kí ẹ̀ máa lo dúfù níbi àsìkò wàlímà wàlímà tún nìka àbí now ṣé àníkẹ́ súnà ní àbí bọ̀ ṣé wá jẹ́ ni níbi àwọn ibòmí bí àbí eid àbí níbi kí náà ń pè bí àbímọ àkíkọ àti nǹkan mi so jẹ́ súnà ó ti bá wọn so bàbá tún so, so ibn tèmi wọ́n ṣe rọ́dọ̀ pọ̀ níbi tíra níbi <laughs> masala yìí so náà ni ma kó ti jíṣọ́ ta'ala so ibn tèmi rahimahullah wọ́n ni pé wà káwùnù sọ́hìbì rọ́d yàrọ̀ hadha min babil istihbab fihi nazar so èyàn tó kọ al-rọ́d al-murabba so ìkan ní àwọn tíra àwọn hanabila ni hmm, tẹ́ẹ̀ lè ka tó jẹ́ bí fún uh, zadul mustakne so afa tó kọ tíra náà wọ́n ájà àwọn kan mí tó pé wọ́n àwọn rí pé sunna nínà pé ká lu dúfù ó náà ní kí ni ó ní pé khitan so tí ọmọ tó bá circumcise rẹ̀ so ó rí pé ó jẹ́ sunna ká lu dúfù fún wàkùdùmù gọ́ àbí èèyàn tó yẹ pé ó ó travel àbí ó lọ síbì kan tó bá ìgbà tó padà dé ó ti rí báwọn so pé a lè lùdú fún fún náà wàwí láàdà àbí tẹ̀ bá bímọ náà ó ti rí báwọn pé a lè lùdú fún fún náà so nǹkan tí sọ ìbò rọrùn sọ lélẹ̀ ó ti rí àbí so bàbá wa ní pé ṣàwárí nǹkan tá a sọ yín báyìí sọ ìbò àrọ́ọ̀dẹ tó kọ tí so òun gbà pé sudan ní ká lùdú fún àwọn kìnnì àfáà ní pé but rí pé kìnnì fíhìn náà ọ̀rọ̀ yóò correct dáadáa afáàní pé wà sọ̀wáàb èyí tó correct pé kí ni anahu láyẹ̀ tẹ̀já wazulẹ̀ ìbáhà nǹkan tá a sọ nígbà pé káàtì àgírí pé bóyá èyí lè dúfù fún pé kò kọjá pé mùbáhùn ni ṣe ibùn sẹ́mi níbì kan wọ́n tún áàdì pé ìdìnà ó kó sáré pé ìbáhà ni tó ní pé àárí evidence kan tó ní pé pé ká ẹlù dúfù ní aid èyí táyé ní ni ti wàlímátù al-urs wàlímátù ó ti àbí so àfáàní pé gbogbo ilé ìtasọ yìí báyìí o tá a bá ti yọ kíní tá bá ti yọ wàlíbà tó lọ́rùn sùkú ọ̀nbẹ èyí tó kù mùbáhùn ni so meaning that ká ní pé súnà ni súnà ni pé ká mọ lu dúfù ní ìdù ẹ má sọ pé súnà ni kí láà sọ mùbáhùn ni pé ó kàn tọ́ka sí àmọ́ kìí ṣe súnà ó ti àbí àfáàní pé lè anna nìka láhùn ṣáàdùn khos torí pé ti nìka àti rẹ́yìn tó ní pé àmọ́nu dúfùfù nìka ó ti yé bá wọn wàkọ̀dẹ̀ amọ̀rọ̀ nàbí sọ̀lọ́hù aléwọ̀sánà bí ìlànì anábì ti ní pé káà ṣe ìlànà rẹ̀ pẹ̀lú dúfù ìyẹn wà ó ti yé wọn wà á máa hàdí umur àmọ́ ṣe wá rí àwọn kan tó kú yìí tá a sọ tẹ́lẹ̀ tá a sọ fàgọ́yà tó máa hùnálì nǹkan the most àlè sọ ń bẹ̀ ó náà ní pé kí ni anakul ah, lè nafsi antaturab báàdọ̀ àtọ́rọ̀b àbí hàdí àṣìyà àlè sọ pé ó tọ́ fún ẹ̀mí kó gbádùn ara rẹ̀ pẹ̀lú àwọn kìnnìyàn lẹ́ẹ̀kankan bọ̀ká wá ní pé súnà ní kẹ́mọ̀ sọ bẹ́ẹ̀ kìí súnà ó ti àbí so mi ìdá níbi ọ̀rọ̀ níbi masala sàmì tàjá wáza níbi ìdù ọkùnrin lu bandi kìí lu bandiri pé òun náà lu that's number one number two yóò jẹ́ pé àwọn obìnrin náà wọ́n mọ̀ kọrin náà tí àwọn mọ̀ gbọ́ pé So هذا لا يجوز. So àwọn eléyìí ni àwọn masail tí mo ní kí n máa sọ insha ta'ala lábẹ́ ọ̀rọ̀ àdúfù mo dẹ̀ believe pé gbẹ̀ ló yé dáadáa náà so ní ìsìnbájá lọ sí almasala tu sadisa almasala asadisa òun náà ni alwalima tu fi nikah so afẹ́ sọ̀rọ̀ nípa alwalima gẹ́gẹ́ fúnra yìí ní ìsìnbáyìí kí a máa ṣe wàlímà níbi àníká wọ́n ní pé kí náà ń pè ní alwàlímà so imam shawkan rahimahullah níbi nail al-autor wọ́n ní pé alwàlímà wọ́n yọ láti alwalmu ah, níbolówà wọ́n ní pé wọ́n yọ wàlímà láti kí ni alwalmu ní pé mushtaqatun min alwalmi so lugatan wọ́n yọ wàlímà láti bo láti alwalmu àbí alwalmatu náà oná alwali náà alwalmu àbí kí ni alwalmatu kí náà ń pè ní alwalmu ní èdè lábáwá wà húwà aljamu kí n ka kójọ ká kójọ oná ń pè ní alwalmu ó ti yàbí lè an na yajtami'an torí pé pẹ̀lú wàlímà yìí a ti mọ̀ pé ọkọ̀ àti wọ́n ti kọ́ jẹ́ kí ni ti kójọ wọ́n ti dìkan ní síbáyìí wà kọ́ọ̀lá ibn arabi ibn arabi al-maliki ni o kò ṣe ibn arabi tí o ní alifa lam a ní ibn arabi àti ibn la'arabi so ibn arabi sufi ni ẹ zindik ni ó tẹ́ bá wọn so but ibn la'arabi ìyẹn al-maliki ni so àfá tó gbádùn ni so ibn la'arabi ó ní pé asluha tamamu ṣe wàjtima'uhu so ibi tán ti yọ ó náà ni pé wọ́n lò fún kíkà ti complete tí nǹkan bá ti kọ̀m̀plìtì tó bá ti kójọ onámọ́ ń lo àlùwàlímà fún ọ wá ní pé wàtákọ̀ọ́rú àlàkùlì tọ̀hámìn yòtákọ̀ọ́dúlì sòrò wọ́n ní pé àmọ́ a lè lò ó fún gbogbo oúnjẹ tá a bá ti ń jẹ tá a fi ń dunnú pé a lè lo àlùwàlímà fún kíni gbogbo oúnjẹ tá a bá ti ń jẹ tá a fi ń jẹ kíni tá a fi ń dunnú àfáà ní pé wàtústàmàlù eléwà important ẹ̀dàgbọ́ wàtústàmàlù fìwàlímàtìl àrọ́s bìlá tàkìyídìn tàbá ti ní pé alwalima nǹkan táwọn kọ́ gbọ́yé ní kíni pé walima tún nìka ó ti àbí táwọn bá ti fi tẹ̀kìdì síbẹ̀ wọn fi gẹ́gẹ́ síbẹ̀ wọn sọ pé walima tún kìíní kan wọ́n kàn ní pé alwalima ṣùlọ́dà àwọn àfa kíná lérò walima tún nìka ọ wá ní pé wà fi gọ̀ ìrí ha bá tẹ̀kìdì àmọ́ ìta bá fẹ́ lò fún nǹkan a mọ̀ fi tẹ̀kìdì sí a mọ̀ tẹ̀ pé òkè walima tún bóyá bí akíkọ̀ tó bá pé ìdá pé ó pọ́sù kẹ́kẹ́ sọ bẹ́ẹ̀ àbí walimatu èwo ló tún wà ẹ́ walimatu kòrámi ti bá o ara o <laughs> walimatu kí lẹ́sọ takorruj ok èyí tán sọ pé hafla ọlọ́mù stan hafla ẹ̀gan ọ̀rọ̀ wà ń bẹ̀ so bí pé wọ́n fẹ́ change walima sí hafla ọlọ́mù stan abúṣẹ́ ní kẹsẹ̀ sọ́rọ̀ láti lẹ́díkọ̀ ọ̀rọ̀ hafla yẹn ẹ wà rí pé àwọn onísúnà náà wọ́n sọ pé a ń ṣe hafla tẹ bá wo tẹ bá wo súrọ̀ hafla yẹn kóta nà kóta hafla àti wàlímọ́tù nìka ẹni rí difference mẹ́ ọ̀nà àyín tẹ́ ní pé wàlímọ́tù ẹ̀ sorry wàlímọ́tù lẹ̀ alukur'an ok àyín tẹ́ ní pé wàlímọ́tù kur'an bí dáa ni bó lẹ fẹ́ yọ hafla ikú mẹ́ ó ti bá wọn but ẹja fi mọ́sálẹ̀ kalẹ̀ wallahu musta'an so ilé ìdánpẹ̀ ní aliwalima inda ahli lugọ àmọ́ níbi ṣẹ̀ríà wọ́n ní pé alìwàlímà tú tọ̀ámùlùrúsí yúdà iléhì nas wà yujma'un wọ́n ní pé ìgbàna pé alìwàlímà òun náà ni oúnjẹ orúsù ẹ̀rí pé ìgbàna sọ náà nìyẹn bàtá ní pé alìwàlímà generally kí náà sọ tọ̀ámù kí ni alìrús tọ̀ámù pé oúnjẹ tá a jẹ níyàwó ó ti yàbí yúdà iléhì nas èyí tó yẹ pé wọ́n ń pè àwọn yẹn síbẹ̀ wà kan wá kó wọn jọ pé ẹja jẹun ó ti yàbí ọwọ́ ni pé wàyùsánù amalu walimatin linnikah wọ́n ni pé súnà ni kí à ń ṣe walimatun nikah wọ́n ni pé súnà ni even though àǹfààní sọ pé wájúbù ni àǹfààní ni pé wájúbù ni wàhùm ahlu zọhìríyà àwọn gbà pé wájúbù ni tó àníbi ni pé aulim ọ̀làwùbí ṣáàtìn so amru ni àbí so bóòlù ẹ̀ ṣe wá yọ kò níbi wájúbù torí pé al-aslu amri al-wujub ó ti bá wọn àǹfààní mi pé ara musa àǹfààní pé ara pé kì í ṣe wájib pé sunna ni pé torí pé oúnjẹ tá a fi ń dunú ni and ìpìlẹ̀ níbi oúnjẹ tá a fi ń dunú òun náà ni pé kí ni kì í sọ̀rọ̀ yàbí so wọ́n ní pé wẹ̀límà òun wá jọ wọ́n fi ní pé òun náà kì í ṣe wájib so àmọ́ filmas alasẹ́ so ẹja sílẹ̀ báwọn but musa àǹfààní kẹta wọn sọ òun náà ni pé kí ni sunna ni ó ti yà mí So yusannu amalu walimati linikah eh, li hadithi Abdurrahman bin Auf. Torí hadith Abdurrahman bin Auf tó ní pé annahu tazawwaja imra'atan faqala lahu an-nabi. Ànábì wá sọ fún pé ó sọ fún tani Abdurrahman bin Auf pé awlim ṣe walima walau bi shati kò bá ṣe pé ọkàn lo shatu kan. That is bia ewúrẹ́ kan àbí àgbò kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ti وأولم النبي صلى الله عليه وسلم على زينب بخبز ولحم wọ́n ní pé anabi ṣe wàlímà zainab ó ṣe wàlímà ta ni zainab pẹ̀lú kíni pẹ̀lú khubzu kíni khubzu bread wà láàmì àti kíni àti ẹran lábí ṣe wàlímà àwọn anígbé ní ṣùgbọ́n tọ́ nǹkan tá ṣe nísàí pé a jẹ búrẹ́dì àti ẹran ní wẹ̀límà yìí pé a níjẹ ráìsì àyíkò blẹ́dàn kan alama jẹ́ bẹ́ẹ̀ wọ́n sọ pé a ah, kí ló ń ṣe ọba yìí bẹ̀rẹ̀ sọ anábì ṣe bẹ́ẹ̀ kúrò anábì lo tamuru náà ẹ̀ kí náà ń pè tamuru dàbínú láti fi ṣe kí náà ń pè wẹ̀límà òun náà ni wẹ̀límà sọfíyà èyí tán ṣe lẹ́gbà tán ja ogun khoibar ojú ogun ni wọ́n wà náà ṣe nìkan bẹ́ẹ̀ wọ́n tún ṣe wẹ̀límà bẹ́ẹ̀ náà ó ti àbí ní ànábì lò tamuru ní ànábì lò ń of course ẹ̀yìn lè ṣe kí àwọn lójú ogun kò sí lára àmà wá ní òun àkínà ń pè àníkà kò sí lára rẹ̀ náà ọ wá ní pé náà ọ wá ní pé wà áwọ̀lẹ̀mọ̀ nàbí sallallahu alaihi wasallam ala ba'di nisa'ihi bi mudain bin sha'ir kí ni ẹ́ kí ni ṣàír bali bali bí grain ni grain ni lára grains ni náà ọwọ́n nígbà nẹ́bí ṣe wàlímà fún apá kan nínú àwọn ìyàwó rẹ̀ pẹ̀lú kí ni pẹ̀lú múdù méjì múdù méjì látara kí ni látara ṣàír kí ni múdù méjì tàbá ti mú paint rubber bí méjì ìyẹn náà ti kọjá múdù méjì díẹ̀ paint rubber méjì nìkan náà ni la fún àwọn èèyàn pé kán jẹun kó fi jẹun ó ti rí báwọn so kò sí nǹkan tó ṣe téèyàn bá wá tọ̀ nǹkan tó wà ní pé zobo àti àti chinchin kò sí nǹkan tó ṣe ẹni kìíní àbí ẹmọ jẹ déètì ẹwà déètì ẹmọ lólé yín so kò sí nǹkan tó ṣe inshallah but téèyàn bá lówó <laughs> téèyàn bá lówó èyí bẹ́tà ní pé kéèyàn ṣe kí ni kéèyàn ṣe bó ṣe lówó ó ti rí báwọn tó sí pé àǹfà ni pé ọlá pé nǹkan wà nílẹ̀ díẹ̀ fún ànẹ́bí ní àsìkò zainab ànẹ́bí fi ṣe bẹ́ẹ̀ àwọn ìgbà tí ànẹ́bí wà ní ojú ogun nǹkan tó súnmọ́ ni pé kò sí nǹkan mọ́ṣin táìmì àbí ànẹ́bí fi lo tamuru wọ́n rẹ̀ pé yes wọ́n ní pé ànẹ́bí mọ́ lo tamuru so ìmúnà tí mo ti rẹ́rìí báyẹn mọ́ sọ bẹ́ẹ̀ tí ẹ̀ ń ba lówó kẹ́hìn jẹ́ kí àwọn kan jẹun ó ti rí àbí torí pé àwọn mọ̀ pé olówó kí lọ́wọ́ á fún wa ní déètì fún olówó náà ah! so ọmọ jẹ́ kí àwọn kan mọ̀ ṣe gíbà rẹ̀ kò dẹ̀ wà ókè báyìí ó tí yà rí náà so wọ́n ni pé almasalatu sábíà almasalatu sábíà òun náà ni hukmu ìjábá ti dáwà ti wàlímà ti kí wá ní ìdájọ́ kí ẹ mọ dáhùn sí tán pèèyàn pé kí wọ́n wá sí wàlímà urs ẹnìkan fẹ́ ṣe wàlímà nìkan ní ṣe wá ní pé ẹwà wọn invite yín kí ni hukumu rẹ̀ ó ti yà mí kí ni ìdájọ́ rẹ̀ wọ́n ni pé yẹ́jìbù alamandu'iya liwali mati ursin an yujiba wọ́n ni pé tá ti pìyàn pé àbú ẹ̀yìn ẹwà sí wẹ̀límà mi wọ́n ni pé ó ti wá di kí ni ọ̀rọ̀ kó ṣe kí ni kó lọ sí wẹ̀límà náà li hadith ibn umar torí hadith ibn umar radiyallahu anhu annahu qala tó ní pé qala rasulullah sallallahu alayhi wa sallam idha du'iya ahadukum ila alwalimati falyatiha àrẹ́mi ni pé tó bá ti pé ẹnìkan inú yín pé kó lọ fún wàlímà kan kó jẹ́ kí ni kó yá lọ síbẹ̀ amru ni àbí wa hadithu abi hurairah radiyallahu an anna rasulullah sallallahu alaihi wasallam qala àrẹ́mi ni pé man lam yujibi man lam yujibi da'wata faqad asa wa rasulahu èèyàn tí ò bá ọ̀nà invitation tán pè pé kó lọ sí alwalima torí pé ní síyákò hadith wọ́n sọ̀rọ̀ pàkí ni walima tún lẹ̀ àníkánná sọ mbẹ̀ tí hadith yẹn gùn jù báyìí lọ wà dé ẹni òun náà ni pé kí ni tán bá ti pè yẹn pé kó wá fún walima tún nìka tí ò wá lọ ànábì ni pé kí ni fàkọ̀dẹ̀ aṣọ allah ó ti ṣe kí ni ó ti ṣe allah ó ti ṣe ó ti dìsobé allah wà rọ̀ àti òjíṣẹ́ rẹ̀ ó ti yàbí so gbogbo eléyìí ló ń tọ́ka sí pé ọ̀ràn ẹ̀ ní pé kéèyàn lọ fún wàlímà tú alẹ́rọ́sì tó bá ti pè é pé wá tó bá invite pé kó wá kó ṣe kí ni kó lọ àmọ́ ó ní conditions láfi sọ pé wájibù ni wọ́n fi ní pé ṣòro tó ìjábá ti dá wá ti wàlímà ti lọ́rùs àwọn conditions tó yẹ kó pé lára wàlímà ti lọ́rùs ká tó sọ pé ọ̀ràn ẹ̀ pé ká dáhùn ó ti yà bí number one wọ́n ní pé an takuna hiyal wàlí má ti lùúlà àbí ká ní pé an takuna hiyal wàlí má ti lùúlà méjì ló wọlé inṣàlá so an takuna هي الوليمة الأولى أبي كان يبين تكون هي الوليمة الأولى so aláwọ̀kọ́ هي الوليمة الأولى yóò wá ní mahallu النصب خبر كان tàbá ní pé هي الوليمة هي الوليمة الأولى so هي yóò ma jẹ́ dọ̀míru kíni domiru alfasil yóò máa jẹ́ ìkàdán pé ní domiru alfasil so alwalima yóò máa jẹ́ khabaru kana ó ti bá àmọ́ tí ó bá ti mọ́ wọn insha ta'ala so tẹ́ bá ti dé kíláàsì náà wọ́n máa ṣàlàyé insha Allah insha Allah but èmi kàn fẹ́ sọ pé èyí tó kọ́ ẹ̀sìn pé kí ni ìdá kan ní pé àtàkùnà hiya alwalimatu alula àbí kan ní pé àtàkùnà hiya alwalimata alula wọ́n ní pé fa in eh, nam fa in awlama fi aktharo oh wọ́n ní a mọ̀ sọ pé ọ̀ràn yẹn ni tó bá ṣe pé wẹ̀límà láwọ̀ kọ́ that is ìgbà tí ta tí tó tó fẹ́yàwó kò tí ṣe wẹ̀límà kan rí fún ìyàwó yẹn ó wá ṣe wẹ̀límà kan that's the first one yóò mọ̀jọ́ ọ̀rìn pé ká ṣe kí ni ká lọ síbẹ̀ àwọn tó yẹ kí ó ṣe wẹ̀límà láwọ̀ lónìí nígbà tó tún di after two months ó tún gba owó tún dé ẹlẹ́ni ṣe wẹ̀límà míì ẹ̀kọ́ dáàsán láwọn ìgbìnà bí fún that same woman ó ti rí báwọn so ìyẹn ṣé ìmọ̀jọ́rọ̀ yẹn wọ́n ní pé kò lè jọ́ràn yàn wọ́n fi ní pé fa'in aulama fi aksar bin yau bin stuhibba fi sani ok fa'in aulama fi aksar min yau min stuhibba fi sani wọ́n ní pé àmọ́ tó wáyé pé ó ṣe wàlímà jọjọ́ kan lọ ó wá ṣe ìmí wọ́n ní pé yóò mọ̀ jẹ́ mustahabu fún ọjọ́ kejì kí ẹ̀ dáhùn aláwọ̀kọ́ yóò mọ̀ jẹ́ kíni yóò mọ̀ jẹ́ wájib kó ṣe kíni kó dáhùn ẹlẹ́ẹ̀kejì yóò mọ̀ jẹ́ kí ni yóò mọ̀ jẹ́ mustahabu kó jẹ́ kí ni kó dáhùn tó wáyé pé ó ti dáhùn láọkọ́ ọ̀tọ́ kò ti dáhùn láọkọ́ tó pé náà ni wọ́n padà pé yóò mọ̀ jẹ́ wájú fóun kó jẹ́ kí ni kó lọ síbẹ̀ ó ti yàbí náà wọ́n wá ní pé wakuri hafi thalif makuruhu ni kó lọ walimatu nìka tó pé ẹlẹ́ẹ̀kẹta náà ṣe lérè kò sí yẹn wọ́n ṣe aláọkọ́ owó wà alhamdulilayi ṣe walima aláọkọ́ wọ́n ní pé wájú ká lọ síbẹ̀ àbí gbàtọ́ wá dọ́dọ́ ẹwà di bí i two weeks later owó tún jáde ẹja ṣe wàlímà mi ìyẹn yìí mọ̀ jẹ́ kí ni mustahab so nígbà tó tún wá di bí i thirty years after two weeks again owó tún jáde again ẹja ṣe wàlímà mi yóò mọ̀ jẹ́ kí ni makuru kẹ́ lọ síbẹ̀ ó ti yá mi so li hadith ibn mas'udin torí hadith ibn mas'ud radiyallahu an anna nabiya sallallahu alaihi wasallam kọ́ tí a nabi ni pé tọ̀ámù awwali yawmin hakun ṣe rí oúnjẹ ọjọ́ aláwọ̀kọ́ ti wàlímà àníbẹ̀ kí ni ó ní pé hakun ni so ó lè lọ síbẹ̀ ó ti yé so wà tọ̀ámù yawmi sáni sunna maṣẹ́ ẹlẹ́kejì yóò jẹ́ kí ni yóò máa jẹ́ sunna kìí sọ̀rọ̀ yàn wà tọ̀ámù yawmi salis so ibi tẹ́ẹ̀tì rí pé aláwọ̀kọ́ hakun yẹn bí mánà wà jìbàbí tí anábì ó ṣe àtọ̀ láàrin hakun àti sunna ó ti àbí náà wàtọ̀ àmú ìyá omi sáré tẹ́wà rí ọjọ́ lẹ́kẹta kí ni anábì pé súnmọ́ ni kí ni súnmọ́ ríyáù ó fẹ́ káyàn kan sọ pé yes eléyìí ó lówó ó ti báwọn anábì ni pé kí ni wà máa ń sánmà ìyẹn tó bá ṣe súnmọ́ ó ṣe ríyáù sánmà allahube ọlọ́run máa ṣe kí ni ọlọ́run máa jẹ́ kán gbúrò rẹ̀ àmọ́ ní ọ̀nà tó ṣe tí ò ṣe kí ni tí ò wà ókè okay. sama allahu bi ó ti yé so that's number one number one ni pé kí ni kó níbi the first walima tàbí sọ pé ọ̀ràn yẹn ni ó ti yàbí number two ayẹ̀kú na dáì muslima so ká tó sọ pé ọ̀ràn yẹn ni pé ó jẹ́ wájibù kó jẹ́ kí ni kó jẹ́ pé èèyàn tó pèèyàn mùsùlùmí ni fàlà tẹ́jibú ìjábàtú dáwàtì káfí kì í sọ̀rọ̀ yẹn kí kí mùsùlùmí kó dáhùn invitation christian àbí yahudi àbí àwọn àwọn ẹlòmíì nínú àwọn but ó lè lọ ó wà jáì school lọ tó bá ṣe pé kò ní àwọn mùkàrọ́ ti bẹ̀ ó ti yà náà amẹ́gbẹ̀rẹ́ ló súnmọ́ ní pé mùkàrọ́ ti máa wà àbí then number three wọ́n ní pé ayíyàkú na dáì mìnà rọ́ìrìlẹ̀ ọ̀sọ́ tìlẹ̀ muhajirí nàbìl so then kí èyàn tó péyàn kò sí lára àwọn resort àwọn tó pé àwọn ẹlẹ́ṣẹ̀ of course gbogbo ẹlẹ́ṣẹ̀ àbí náà fi ní pé almujahirin bilmaash àwọn tó pé wọ́n ṣe síta pé báyìí wọ́n ṣe pé ah, à ń ṣe nǹkan báyìí wọ́n jẹ́ kó hàn ta pé àná àmọ́ ń ṣẹ̀ ó ti àbí ẹ̀ máa ti rí pé ẹni yìí ó máa ń fa ṣìgá àmọ́ àbí ẹni yìí ó ń ṣe ìyàwó yàwó but ṣé wọ́n hàn ni ọ̀rẹ́ ẹ̀kọ́ tí ó hàn ní síbá àbí wọ́n sọ pé mò ń ṣe ìyàwó ìgbà àbí wọ́n mọ́ sọ ok ṣọ́wàlá ìṣàlá kò dájú pé ó ní bẹ́ẹ̀ wọ́n ni pé wà á ńlá yakuna zoliman àwùsọ́hìbà malin haram bákan náà kò gbúdọ̀ jẹ́ alábòsí ẹ̀ tó mọ̀ ń press àwọn èèyàn àbí kó jẹ́ pé bá owó tó ní owó haram ni irú èèyàn báyìí ní síbá kì í sọ̀rọ̀ kí ẹ̀ lọ sí wàlímátù nìkáhù rẹ̀ ó ti yá àbí then number four an takuna da'watu mu'ayyanatan kó ṣe pé wọ́n dìdí sọ pé ẹ̀yin ẹ wá kì í general kọ pé tọ́ mo fẹ́ ṣe ọ̀nà tún nìkan lọ́la ẹ wá jẹun ẹgbẹ́ ẹ wá jẹun yẹn kò sọ pé ìwọ báyìí wá jẹun àbí ó kàn ní pé ẹ wá jẹun ni that one is general call wọ́n pè ní àdáwàtú jafala general call kó jẹ́ dáwàtú mu'ayyana pe abu hafs abu kìnnìkan so ẹ se ṣe ẹ wá ṣe wàlímọ́tò nìkan mi ó ti àbí tó bá ti ṣe tààyìn yóò mọ̀ jẹ́ kí ni wájìbù fún ẹnìyẹn ó wá ní pé fa ìdáhù fi jami'in wọ́n tó wáyé pé ó kàn pé èèyàn pé ní jamu'u jama àtàn ló pé àwọn èèyàn fàlà tẹ́jìbù ìjábá kìí ṣe kí ni kìí ṣe ọ̀rọ̀ ẹ̀kọ́ lọ fún irú dáwà yẹn àmọ́ tó bá lọ ó tọ́ inshallah even though àwọn sọ pé kódà kó lọ síbẹ̀ mọ̀kúrúhùn ni àwọn sọ bẹ́ẹ̀ torí pé tá a bá débẹ̀ tó bá rí nǹkan tí ó <laughs> tí tí ó wà òkè ìwọ lọ́mọ̀ àpè yín ni àpè yín ẹ̀yìn ẹ̀bọ̀ ẹni pé ṣé ìpè yín ìsọ̀ríkẹ́ wá ó ṣe báwọn tó tẹ́yìn bá ti rí nǹkan tí a bá ti rí nǹkan bẹ́ẹ̀ ìwọ lọ́mọ̀ àfáàmì ni wọ́n fi sọ pé mọ̀kúrúhù ni but rárá ó tọ́kẹ́ ẹ̀nà síbẹ̀ ó ti àmì then number five gẹ́gẹ́ bẹ́ẹ̀ mo sọ pé ó tọ́kẹ́ ẹ̀nà síbẹ̀ o mo kà lọ́dọ̀ yìí mo sọ pé ó tọ́kẹ́ ẹ̀nà síbẹ̀ ni ó ti bá wọn sọ pé abúlé abá ti ní pé ó tọ́kẹ́ ara èmi kọ́ ibi tèmi ló sọ bẹ́ẹ̀ ó kọ́ ẹ kí ní ẹ̀gún ní ilé báyìí ó ti àbí náà then number five wọ́n ní pé ayíyàkú náà lọ́kọ́ sùdùmí náà dáwà àtàwádùdà wàtàkọ́rùbà so kó ṣe pé nǹkan tó jẹ́ kó fi pèèyàn ó náà ni pé ó fẹ́ ka ka tún súnmọ́ra wa ka tún nífẹ̀ẹ́ ara wa òun ló fi pèèyàn kí á mo nífẹ̀ẹ́ abuhud abuhud ẹ̀jọ̀ ẹ wá sí wọ̀límà mi lọ́la kí ẹ̀ nífẹ̀ẹ́ yàn ló fi pé wọ́n bẹ́ fa ìndà áhùlì kọ́ fi mi àmọ́ táyé torí pé ó ń bẹ̀rù èèyàn ló fi pèèyàn à pé àtàbà pé àbúnísàn mọ̀ bínú ẹjá pè wọ́n ẹjá pè wọ́n ó ti bá wọn àfẹ́ kan wà mọ́ tàbá àtàbà pé ṣe wọ́n mọ̀ bínú ní síbáyì pé ìgbà tí mo ṣe wọ̀lé máa láwọ ìyàwó aláwọ̀kọ́ sì ń sọ fún wọn wọ́n bínú ẹjẹ́ ń sọ fún wọn ní táìmì kí wọ́n mọ̀ ìkókó láì pé nǹkan tí ó ti yà mí náà torí pé kò fẹ́ kọ́ wá tẹ́lẹ̀ náà àbí kò fẹ́ kọ́ wá tẹ́lẹ̀ náà àwòtọ́ máa ń fi já iná bí torí pé ó wà kẹ̀kẹ́ lọ́dọ̀ rẹ̀ ó ti bá wọn ló fi ní sọ pé àbú ah, ẹ wá sí wàlímà mi fàlà tẹ́jìbò ìjábá wọ́n ní pé kí ẹ̀ lọ fún irú wàlímà wọ́n ní pé kìí ṣe ọ̀rọ̀ yàn wọ́n ní pé iná àwọn ṣùrùt wọ́n ní an la yakuna fil walimati munkarun nínú àwọn nǹkan tí tí ó mọ jẹ́ kí wàlímà kó jẹ́ ọ̀ràn ìyàwó náà ni pé kí ni wàlímà yẹn kò sí múnkàrú ń kò sáburú ń bẹ̀ ka khamiri níbi kí ni bí ọtí wàgìnà ìnàbí kí ni bí music wà máa àjẹ́ wàjí kí ni instrument musical instrument wà ìtìláti rìjáàlì bí nìsà bí kí mix ìtìláti kó wà láàrin ọkùnrin àti obìnrin ní irú wàlímà yẹn wọ́n ni pé fa in wujida shay'un min dhalik wọ́n ní pé tá a bá ti rí ṣéyún nǹkan ẹ̀kan báyìí ṣéyún nakirotun munawana tùfíìlù lùmù àbí gbogbo ṣéyún tó bá ti jẹ́ ó ṣáà ti jẹ́ múnkàrù wọ́n ní pé kí ni àmìndálík falatẹ́jìbò dáàwà wọ́n ní pé kì í sọ̀rọ̀ kí ẹ̀ ṣe kí ni kí ẹ lọ síbẹ̀ kódà gan èèyàn jẹ́lẹ́ṣẹ̀ gan tẹ́yìn bá lọ síbẹ̀ gan nígbà míì li hadithi jabir radiyallahu anhu torí hadithi jabir anna rasulallah sallallahu alaihi wasallam kọl torí anabi ni pé man kana yu'minu billahi wal yawmil akhir ìwọ tó bá ní iman pẹ̀lú allah àti anabi pẹ̀lú allah àti yawmil akhir anabi ni pé kíni fala yaqudanna ala ma'idatin kò gbúdọ̀ jókòó sórí ma'ida kí ló ń pè ní ma'ida òun náà ni tébù tí oúnjẹ wà ń bẹ́ẹ̀ yudaru alayhi alkhom tó ṣe pé wọ́n wá ra ọ̀dọ̀ ọtí bẹ̀ ọtí wà ń bẹ̀ so èèyàn gbọ́dọ̀ ṣe kí ni èèyàn gbọ́dọ̀ jókòó sí irú wàlímà yẹn ẹ̀yin lè mọ́tí àmọ́ èmi ò ní ìdọ̀tí just water chilled water àbí just malt ó ti bá wọn tẹ́yìn bá lọ sí wàlímà àwọn àwọn ọmọ yìí <laughs> wọ́n kàn báyìí fìkan síbẹ̀ náà ni <laughs> àbí kò ẹgbẹ́ bẹ́ẹ̀ kò ẹ fún ẹ tẹ́lẹ̀ bọ̀ mistake ló ṣe ó tọ́jú ẹ̀ pé ibà ló máa wà ó wá ní pé ẹnìkan bá ń fún àfàlù ní mọ́ọ̀tì <laughs> ó wá lọ mú special malt wá ó wá fún àfàlù mọ́ọ̀tì ó ti bá ẹ pé ó ti dáná nìyẹn ìyẹn mo sì ṣe gúúsù lọ́jọ́ yìí náà ni lọ́mù star ó wá ní pé fa nǹkan àlùmọ̀dù ẹ̀mọ́gbọ́ o fa nǹkan àlùmọ̀dù ìwù yẹ̀sítẹ̀tìrò ìzálàtà múnkà bí hudorihi wájàbà àdéhìl ó lè change aburu yẹn O mọ̀ pé aburú kan wà ń bẹ̀ àmọ́ ó láti change aburu yẹn wọ́n ní pé ọ̀ràn yìí kó ṣe kí ni kó lọ síbẹ̀ ó gbọ́dọ̀ lọ síbẹ̀ ni tó ń yà mí aha wà ìjà bá tu dáwà tì ó gbọ́dọ̀ dáhùn dáwà yẹn wà ìjà látùlù múnkà wá ṣe kí ni kó wá yọ múnkà kú ń bẹ̀ abi sa'id al-khudri radiyallahu anhu an rasulillah sallallahu alayhi wa sallam akol torí hadith said abu said al-khudri tó ní pé oníṣẹ́ allah ó ní pé man rọ́à mi kò mú kárọ̀ ẹnikẹ́ni nínú yín tó bá ti rí mú kárọ̀ ẹ̀kan báyìí fàyò that is ó ti mọ́ ó ti báwọn ó ní mọ̀ nípa mú kárọ̀ yẹn ó dẹ̀ wá rí ṣe bí yẹn tó bá rí mú kárọ̀ lápé ó mọ̀ tẹ́lẹ̀ ní àbí tó bá mọ̀ mú kárọ̀ tó ni ó ti báwọn sọtẹ́yìn bá fẹ́ ṣe rọ́dùn fún so nǹkan tá nídìí ni kí ni mo mọ mú kárù yìí mo dẹ̀ mọ bí ṣèṣe rọ́dù fún kì í sọ̀rọ̀ kí n kọ́kọ́ di álímù náà kí n kọ́kọ́ di onímọ̀ náà kí n tó ṣe rọ́dù ẹ wà bí mi sọ sọ láyà rúdù alàlà álímù ilàlà álímù ara o kọ̀ ìdá tún ṣe ìtọ́ níyà so àlọ́mà ilá tó wáyé pé nǹkan tán sọ ni pé álímù tó mọ mú kárù náà sọ ẹ̀hẹ́n ìyẹn wọlé even though bọ́ ṣe mọ́ ń lò yàtọ̀ sí mo sọ yín báyìí báwọn ṣe mọ́ lò ní pé kí ni onímímọ̀ tó lè ṣọ́rọ̀ fún onímímọ̀ bọ́tẹ́ ìbá ti mọ̀ pé kí ni múnkàrù kí ni mo dẹ̀ mọ̀ pé pẹ̀lẹ́ rí pé kí ni múnkàrù ni mo lè ṣe rọ́dù fún kí ni ẹ̀ tí bá lè ṣe rọ́dù fún torí pé ní ibà ànábìlò man gbogbo èèyàn àti jahilu ni o àti alimu ni o as long as pé jahilu yẹn ó ṣàmọ́ ń pa múnkàrù yẹn kí ànábì sọ fàlìyògọ̀ yírú bìyẹ̀dì kó jẹ́ kí ni kó fi ọwọ́ kó fi change rẹ̀ bọ̀ ilé ní sọ̀wọ́ padà sí kí ni àwọn sultan àti àwọn tó pé wọ́n ṣà ní authority àbí ó wá ní pé fa ilam yestati àmọ́ tí ò bá lè ṣe bẹ́ẹ̀ so meaning that tí ọwọ́ yẹn tó bá lè ṣe bẹ́ẹ̀ ni àbí àwọn tí ò bá lè ṣe bẹ́ẹ̀ a fabilisari pẹ̀lú kíni pẹ̀lú ahọ́n rẹ̀ ó náà ni rọ́dù àbí rọ́dù ní ilmiyun so kì í gbé dára kí n jẹ́ alim kí n tó mọ bá ṣe ṣe rọ́dù àbí náà so fa ilam yestati àmọ́ tí ò bá lè lo ahọ́n fàbíkọlbì kó ṣe kíni kó lo kọlùbù rẹ̀ kó lo ọkàn wàzálìká àdó àfúlì iman àmọ́ kó lo kọlùbù rẹ̀ òun ni kí ni òun iman so ẹ ti rí pé ànábì ṣe tẹ̀rẹ̀tìbì kìíní so ìwọ́ tó ọba lè lo ọwọ́ ọwá lọ lọ ahán kò wọlé kò wọ́ọ̀kì báyẹn torí pé condition ló gbede ahán condition yẹn kò ọ̀tí fúfílì rẹ̀ ó ti àbí ìwọ́ tó ọba lè lo ọwọ́ mọ́ lo ahán ìwọ́ tó ọba lo ahán mọ́ lo ọkàn so yà bí so so hádà wọn insha ta'ala ó wá ní àwọn masáìlì kan tó bí masáìlì bí mẹ́ta so bóyá àwọn masala yìí insha ta'ala bóyá àmọ́ sọ ní lọ́la insha ta'ala tó di time so a sọ papọ̀ mọ́ ọ̀rọ̀ alhulu insha ta'ala ní ọ̀la so hádà وصلى الله وسلم على محمد وعلى اله وصحبه وسلم نعم نعم هل من سؤال؟ نعم